الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد so iti ama ṣàlàyé ni ma'ana at-taghut wa ru'usu anwa'ihi kíni katan pè ní at-taghut àti ni ma gbọ́ leko kan yi pé at-taghut at-taghut at-taghut lọ́lọ́ bá sọ nínú Kùránì kí wa man yakfur bit-taghut wa yu'min billahi faqad istamsaka bil-'urwati al-wuthqa lan fisama laha èyí tó bá ṣe kìfèrí nínú taghut ok wọ́n ní ká má gba tọ̀gútù gbọ́ ká disbelieve nínú tọ̀gútù ká wá ní imani nínú Allah in kí wọ́n lè ń pè ní tọ̀gútù yí gangana so sheikh muhammad bin abdul Wahab ni ilam rahimakallahu lọ́mọ́wú kọlọ́ba kú bá mi sàánú fún wa anna awwala ma faradallahu ala bin adam lọ́mọ pé nǹkan àkọ́kọ́ tọ́lọ́n kọ́kọ́ ṣe lọ́rẹ̀yàn fọ́mà nabi adam wọ́n ni alkufuru bi wal imanu billah wọ́n ni pé ọlọ́n kọ́kọ́ fẹ́ jẹ́ kó ṣe kèfèrí kọ́kọ́ gbà ipé tọ̀gùt kò sí tí ń jẹ́bẹ̀ mi nígbàgbọ́ nínú àwọn tọ̀wàgìt ọlọ́run nìkan le nígbàgbọ́ nínú rẹ̀ àtọ̀gùt gẹ́gẹ́ bá ti ṣàlàyé ní àìpẹ́ wọ́n wípé gbogbo nǹkan tí yìnbá ti ń gbé ìjọsìn fún àbáwọn kan tó ń síyàn lọ́nà kó lójú ọ̀nà Allah wọ́n mọ̀ pé nítọ̀ ọ̀hútù ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbọ́dọ̀ wá sọ pé ah gbogbo kí ní yíò èmi ò nígbàgbọ́ nínú rẹ̀ ọlọ́ọ̀bá nìkan èmi nígbàgbọ́ nínú rẹ̀ ìtorí ẹni Ọlọ́run fi ń sọ in ta n sọ fún àwọn òjíṣẹ́ ni wípé ẹ máa sọ fáwọn èèyàn yíò kan mọ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala a wajtanibu taghut ẹ wá jìnà sí at-taghut <clears throat> ẹ jìnà sí kí ni yìí at-taghut so àtọ̀gùt ayé àwọn nǹkan míì àwọn ọlọ́run míì tí wọ́n jọ́sìn fún ẹ̀yà Allah a ma mí tọ̀gùt àwọn afẹ́mọ́ ń ṣàlàyé pé àtọ̀gùt a ma ní ìtumọ̀ èyàn tó ń kílèmù ìmọ̀ kọ̀kọ̀ nídẹ̀yìn Allah ẹnìkan jòkó báyìí ó kọ bí ìdíkà ó jòkó ó kó ìgbẹ̀ síbẹ̀ ó kó ẹgbẹ̀ kalẹ̀ ń tẹ́yẹ pẹ̀ ó wá ń sọ fún yín pé ẹ wò ìmímọ̀ tí ó ṣẹlẹ̀ sí yín lọ́la irú ẹni bẹ́ẹ̀ nǹkan ò tọ́gùt ni ah because ó ní ó ń kílèmù ìmọ̀ kọ̀kọ̀ ó ń pè àpè mọ́ra yí pé òun nímọ̀ in tí ó ṣẹlẹ̀ lọ́la wàláhì tọ̀gútì ni O le parọ́ tán ó lè ní pé ẹ wò kùránì lè fi ń wò kùránì mo sí irọ́ ni kò sí inú kùránì kùránì kìí kìí ṣe ìwé àṣírí kùránì ìwé tọ́lọ̀ bá sọ láti sánmà ní tọ́lọ̀ ní ko mọ jẹ́ ìmọ̀nà ká mọ̀ ká àbí ká mọ̀ ká fún wa ká mọ̀ rí àyà kùránì ẹgbọ́yé kọ mọ̀ jẹ́ ìmọ̀nà hudan ní ọlọ́run gbé kòkàn kalẹ̀ fún ṣífà ìwòsàn ní fún tí ń bẹ nínú ọkàn àti àwọn ìṣòro tí a ní tí ó tàbárẹ́ nìkan tó ń kílèmù bẹ́ẹ̀ àbí àwọn òfin táwọn èèyàn ń tẹ̀lé nídẹ̀yìn Allah nídẹ̀yìn òfin Allah àwọn àfáà mọ̀ pè ní tọ̀ọ̀gútì náà bóyá bí àdẹmọkaratíyà ni bí democracy bí bí alìṣtẹ̀rọ̀kíyà ni bí capitalism gẹ́gẹ́ al'almaniya secularism Maksizm, Leninizm, àti gbogbo ẹ̀bá yẹn à ń socialism gbogbo ọkí ní nǹkan tó jẹ́ àwọn òfin mi tí wọ́n gbé kalẹ̀ Baathism ni wọ́n pọ̀ gan láwọn ism ism yẹn gbogbo ọkí ní nǹkan ó jẹ́ àwọn òfin kẹta mọ̀ mọ̀ gbé kalẹ̀ limusọ́ọ́dámọ́tí hukmillah wa shari'atillah láti fi takò láti fi yálù sharia Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbọ́dọ̀ ní nínú máìndẹ̀ ah àwọn kíní kò mọ̀ tẹ̀lé fàámà sífàtòlù kún fúrì bí tọ̀gùt ok ẹlùmílẹ̀ wá bèèrè pé bóòlẹ̀ sí ní káyíṣẹ́ kèfèrí nínú tọ̀gùt yẹ bóòlẹ̀ sí fẹ́ káyíṣẹ́ oyin àntí àtàkìdà orílẹ̀ àkídà ni ó gbùdọ̀ gbà nínú ọkàn rẹ nísàlẹ̀ ọkàn rẹ bùtùlánà ni ká mọ jọ́sìn fún kàmí dẹ́yìn ni àṣẹ ni in tí ò dá ni ká mọ jọ́sìn fún kàmí dẹ́yìn Allah ó gbùdọ̀ gbà nínú máa ń anábi isa kìí ṣe tọ̀gùt because wọ́n jọ́sìn fún anábi isa anábi isa ó dẹ̀gbà kò mọ̀ sí ìjọsìn wọn anábi isa ń sọ ọlọ́run sọ nípa inú Kùránì pé ah in tẹ́mi sọ fún wọn ní wípé ẹ mọ̀ jọ́sìn fún ọlọ́run ọba Rabbi wa Rabbukum ọlọ́ọ̀bá mi àtọlọ́ọ̀bá tẹ̀yìnà aha so ìwọ gbọ́dọ̀ gbà nínú mind yẹ kí anything tẹ́ máa ń jọ́sìn fún Allah èmi ò nígbàgbọ́ nínú rẹ̀ so wàtẹ̀tùrúkàhà ó gùdọ̀ wá pàtì wàtẹ̀bùrídọ̀ ha ó wà gbọ́ kórìra wọn nǹkan tán jọ́sẹ̀ fún jẹ́yìn aláyẹ pé èmi hìtì bẹ́ sí jọ́sẹ̀ fún Ṣàngóì àbí Ọbàtálá ni inú mi odò sí wàlá inú mi odò sí wàtùkáfẹ́rọ àhàláhá wàtù àdéhìm ó sì gbọ́dọ̀ nígbàgbọ́ wípé àwọn tí wọ́n jọ́sẹ̀ fún yíò kèfèrí ni wọ́n kìí bẹ́l ogudọ̀ kórìíra wọn lórí tẹ́ǹsì yẹ́ pé ah ẹsẹ̀ ni ma jọ́sìn fún kẹmí dẹ́yìn Allah subhanahu wa ta'ala wa amma mana al'imani billah kí wá ní túnmọ̀ káwá nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala ó ní an ta takida anna Allah huwal ilahul ma'bud wahdahu dúnà síwá ó gùdọ̀ nígbàgbọ́ wípé Allah subhanahu wa ta'ala nìkan ló yẹ ká mọ́ jọ́sìn fún lódodo kò sí ẹlòmí dẹ́yìn rẹ̀

eléyìí ni alwalahu walbara ó fẹ́ràn àwọn tó wà lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá yẹn tí wá ráwọn tó bá ti takò ẹ̀sìn yẹn ó kórìíra wọn torí pọ́n takò ẹ̀sìn in accordance to level bó bá ṣe takò ẹ̀sìn alwalahu walbara yìí ó máa ń tọ́ka lórí sihhatul iman lórí pé iman ń bẹ lára rẹ lóòtọ́ wọ́n náà bí àpẹẹrẹ ẹnìkan wà ó hẹ́tì yá rẹ̀ àbọ́ ètì bàbá rẹ̀ àbí business tó ń ṣe ó hẹ́tì ẹ̀ kódà ó ń ba business yẹ jẹ́ ó ń sọ fáwọn èèyàn pé ọjà burúkú ní tàfáwọn èèyàn wàláhì naturally ó hẹ́tì ẹ̀ nítorí nǹkan tó ń yẹ ló fi hẹ́tì iṣẹ́ business mi ló ń bàjẹ́ báyìí ó hẹ́tì ẹ̀ ni ya ló fi jẹ́ pé o lè rí ẹ̀tún lọ church kò tó mọ̀ ní káà ah, ẹ̀pẹ̀lẹ́ o ah, ẹbá náà sàdúwà o ah, ẹbá náà sàdúwà àà kí náà pé ẹ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o because ibi tán lọ yẹ ibi ọdún tó tako ibi ìpìlẹ̀ ìnígbàgbọ́ ti ẹni bóòlì yóò ṣe wá mọ́ lọ sí ibi irú ọdún bẹ́ẹ̀ wọ́n fẹ́ lọ jọ́sìn fún yí pé jésù èní o èní ni wọ́n pa wọ́n kàn só ẹ̀lúwé ní ìsófọ́ ni wọ́n kàn mọ́gí ó tún wá ń pariwo ipé ẹlọ́ì ẹlọ́ì ẹlọ́ì lámà sàbákta ni àbíkínà máa ń sọ ikẹ́ orí cross náà ní jésù tó ń pariwo ọlọ́ọ̀bà mi ò ọlọ́ọ̀bà mi ò kí ló dé tó wá pàmítì wallahi bí ṣe bẹnu báibù ah kí ló tó fi ah, ah ọlọ́ọ̀bà kí ń pàwọn ẹni rẹ̀ tí ìwọ tó wá jẹ́ mùsùlùmí tí wọ́n nígbàgbọ́ ipé mú ọlọ́run ni wọn kan má gbélébù wọn ò pa o bó ní ó sì wá rẹni tó nígbàgbọ́ yẹn tó ń lọ sí church tó ń ṣe bẹ́ẹ̀ ó tún wá fẹ́rẹ̀ rẹ̀ lórí ìbádà tó ń ṣe yẹn níbi kó tún wọ́n mọ́ sàdúrà fún ipé à ah, ọlọ́jẹ́ sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o subhanallahi nígbà tó bá ń sọ fíyàn tó ń jalè pé ah, o ọlọ́jẹ́ lè jápẹ́ o olè tẹ́njà Wallahi, wàláhì rízi ní pé bá ṣe fojú mú ẹbọ am fojú mú pé ẹ̀ oníkálùkù ní different belief o freedom of belief a ṣe fi freedom of ìmọ̀ jáde lẹ̀ pé freedom of olè oníkálùkù mọ̀ jáde ah, freedom ni rízi ní pé a ti fojú tẹ́mbẹ̀lú ìbádà ọlọ́run ọba subhanahu wa ta'ala a dẹ̀ fojú tẹ́mbẹ̀lẹ̀ àbá fojú tembelu. kí náà pè ìmọ̀ ṣẹbọ wọ́n rẹ̀ kò yẹ ká fojú tẹ́mbẹ̀lú rẹ̀ kódà méjọ́lì nínú tí ń fa ìyà fún wa wà láyé bọ́ ni because ìmọ̀ ṣe ọlọ́wọ́ ọba ló ń bí àláti sánmà in tí dẹ̀ fi ń lágbára jù nínú ìmọ̀ ṣe ọlọ́wọ́ ọba ó ní ìmọ̀ ṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́wọ́ ọba àjọ àfojú kékeré mú àti fojú wègbé ah, wọ́n mọ̀ ti ah, church eh, tó abadan ìní láti máa ṣàlàyé ẹ̀yìn ìdájẹ́kẹ́ ni ẹmọ̀ pé afá tí ẹ bá fẹ́ràn yẹn wallahi ìfẹ́ ni pé kí èyàn ṣe dáwà fún yẹn olẹ́nìkan nínú fámílì tó ń ṣe tó jẹ́ tó ń sẹ̀lú mídẹ̀ yàlá olẹ́mọ́jẹ́ kírísẹ́nù bóyọ́ lọlé bàbá yẹ̀wò ni o àbó ń lọlé jálàbí ni o àbó ń ṣe bẹ́ẹ̀ ni o wàláì nínú pé ni kí yẹn sọ fẹ́ ni pé ah, ah, àfáyẹwà wàláì ṣẹ́rí kìíní wàláì kò dáa ni ká máa dákẹ́ hmm, hmm, ah bàbá kí ní ayẹ́ pẹ̀lẹ́ hmm, ẹ̀fọ̀ ẹ̀sàjọmọ́ lọ ara

tó bá gbọ́ ọlọ́ọ̀bá ó lè ní ìfì àjíọ́gan fún kìní tó ṣe yẹn ó dá mú forí jẹun gbàdà walakin man mat wa huwa yushriku billah amẹ́ni tó bá lè kú ó sì jésù tó fi kú ni ó bá lè kú ilé bàbá yẹ̀mí wò ló lọ tó ni ó nígbàgbọ́ nínú tán ni ó bá lè kú bàntẹ́m̀bẹ̀ lára rẹ̀ oúnjẹ òkà lùwó ẹbá fi kọ́ èyí tán fi kọ́lé èyí tán rì mọ́lẹ̀ gbogbo àwọn kíní ìbẹ̀ lára rẹ̀ ní ó bá lè kú ó láwọn àkídà pé àwọn ayé lè sèyàn tí wọ́n sì gbà tèyàn jẹ́ tí wọ́n sì gbà tọ́ yẹ kọ́lọ̀ fún yàn tí wọ́n fún ẹlòmí ó kú lórí àwọn àkídà yẹn wàláhì Allahu abadan ọlọ́wọ̀n bọ̀ yí foríjì wéyìn bẹ́ ìwúlú ẹka ma lé nínú méjèèjì ló jẹ́ pàdé sallallahu alaihi wasallam nígbàtà nígbà ní maka odidi ọdún mẹ́wàá gbákó lànàbí fi ṣe dáwà lọ síbi tàwí ọdún mẹ́wàá ìkílódé ah, ọdún mẹ́wàá ìkẹyọ̀kan ibẹ́ ẹni tí wọ́n nẹ́bí mọ̀ pé ìkẹyọ̀kan ní ìpìlẹ̀ tó bá lè wó gbogbo ohun tó àwẹ̀ tó ń gbà ó kàn ṣeré ni kíní kan wà kò wúrọ̀ wó ó wúrọ̀ mọ́ sọ lójoojúmọ́ ni kódà tó bá lùsù gbogbo tó níní gbogbo dúkìá tó tó lùsẹ̀ sáàfi kò tẹ́tẹ̀ ẹyọkan kékeré tó kù ẹyọkan yìí tí ó pé ohun gangan ni alhaddul fasil bain al-kufr wal-iman wọ́n gẹ́gẹ́ ní ìyàtọ̀ méjọ àwọn fámílì rẹ̀ tó mọ̀ pán lọ bí ẹbọ má dákẹ́ o ìyá rẹ̀ tó mọ̀ pán sí lọ sí bàbá yẹ̀mí wò mú fọ́lọ́n bí ọ má dákẹ́ o tó bá fẹ́rẹ̀ wọn má kú lórí bẹ́ o because innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah ẹnikẹni tó bá kú lórí ẹbọ ọlọ́ọ̀bá ló ti ṣe aljanna ni haramun haramun haramun falam yadkhuluha wọn ni wọ wa ma'wahun nar ibi tí wọ́n padà sẹ́rí sí wallahi inú náà ni wa ma lidhalimina min ansar àwọn alábòsí èèyàn wọn ní ní ẹnikankan tí ó rẹ̀wọ́ lọ́wọ́ ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala so inshallah alkarim adúní ibibi a tún tẹ̀síwájú lórí ìmáṣe àlàyé kí ní pè ní àti àwọn ọ̀nà ìgbàṣe kìfèrí pẹ̀lú rẹ̀ na so ìjòkó ètò kù ni a kẹ́ ṣàlàyé pé àwọn owó gẹ́gẹ́ ní tọ̀ọ̀gùn tí wọ́n máa wọn kan bí márùn wá táwọn òkè àwọn kan bí márùn méjọ́lì èyàn lè kó sí pé kí ma jọ́sìn fún ẹlùmínì alálátara wọn wú an bí Allah subhanahu wa ta'ala kó sọ ẹsẹ̀ wa fún wa kó ṣe wá nínú àwọn tí wọ́n lè wọ aljanna pẹ̀lú وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته